واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذي يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله عز وجل وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشبر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله الموضوع الذي سنتطرق إليه هي خطباتنا اليوم وما يتعلق بأضرار الذنوب وما يتعلق بأضرار الذنوب والمعاصي على مجتمعنا وعلى ديننا وعلى جيلنا اعلموا أيها المسلمان أيها المسلمون أن الله عز وجل خلق الخلق ليعبدوه وأمرهم ببعض الأوامر ونهاهم عن بعض الأمور فواجب على من يدعي أنه مؤمن بالله وأنه يتبع رسوله محمدا صلى الله عليه وسلم أن يكون متكيا لله عز وجل أن يتكي الله حق تقاته وأن يفعل الأوامر ويجنب النواهي وقد عقد الإمام ابن القيم رحمه الله تعالى فصلا في كتابه الفذ الجواب الكافي المشهور بالداء والدواء قال فصل الذنوب تذهب النعم وتجلب النقم أيها المسلمون عباد الله نحن في بلد يشتكي فيه الكبير والصغير والغني والفقير والرجل والمرأة كل يستخون من شدة الفقر من شدة الفقر وكذلك من الأمور الأخرى التي تحزن القلوب التي تحزن القلوب ولا يدري هؤلاء المساكين أن أسباب جلب هذه النقم وذهاب النعم ما هو والله إلا الذنوب والمعاصي وأكبر هذه المعاصي الشرك بالله عز وجل ثم الابتداء في الدين ثم كبائر الذنوب وأهل جرا ثم فقال الإمام ابن القيم رحمه الله ومن عقوبات الذنوب أنها تزيل النعم وتحل النقم ثم قال فما زالت عن العبد نعمة إلا بذنب ولا حلت به نقمة إلا بذنب ولا رفع بلاء إلا بتوبة كما قال الله كما قال علي بن أبي طالب رضي الله عنه ما نزل بلاء إلا بذنب ولا رفع بلاء إلا بتوبة أيها المسلمون عباد الله ثم ساق قوله تعالى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال الله تعالى ذلك بأن الله لم يكن مغير نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم ثم قال الإمام ابن القيم رحمه الله فأخبر الله تعالى أنه لا يغير نعمته التي أنعم بها على أهل حتى يكون هو الذي يغير ما بنفسه فيغير طاعة الله بمعصيته فيغير طاعة الله بمعصيته وشكره بكفره واسباب رضاه ورضاه بأسباب سخطه فإذا غير غير عليه جزاء وفاقا وما ربك بظلام للعبيد أيها المسلمون عباد الله انتبهوا إلى هذه الأقوال الثقيلة المؤثرة بالقلوب والله اعلموا أن الذنوب تغير النعم نقمة وهكذا والله تفعل الذنوب نسأل الله سبحانه وتعالى العافية والسلامة ثم واصل الإمام القيم رحمه الله فقال فإن غيروا المعصية بالطاعة غير الله عليه العقوبة بالعافية والذل بالعز قال الله عز وجل فإن إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال ثم قال الإمام القيم في نفس الفصل قال وفي بعض الآثار الإلهية عن الرب تبارك وتعالى أنه قال وعزتي وجلالي لا يكون عبد من, عبد من عبيدي على ما أحب ثم ينتكل عنه إلى ما أكره إلا انقلبت له مما يحب آه، إلى ما يكره ولا يكون عبد من عبيدي على ما أكره ثم ينتكل عنه إلى ما أحب إلا تقلت له مما يكره إلى ما يحب وقد روى نحوه التبراني في الأوسط لذلك قال بعضهم إذا كنت في نعمة فرعاها فإن المعاصي تزيل النعم وقال وخطها بطاعة رب العباد فرب العباد سريع لكم وإياك والظلم مهما استطعت فظلم العباد شديد الوخم إلى آخر قوله نسأل الله سبحانه وتعالى ونسأله لهداية لما يحبه ويرضى نسأله سبحانه وتعالى أن يغفر لنا ذنوبنا وأن يحفظنا من قيود الشياطين أقول ما تسمعون وأستغفر الله لي ولكم الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان

èyí tó tẹ̀lé ní ìmọ̀ sí àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn kó tó aka àwọn kàbáyì rẹ̀ ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí Ọlọ́run ni a mọ́ sí ìtorí aláfikà fún lé ní Imam Ibn al ta'ala inú tíra wọn tí wọ́n pè ní al-Jawabul Kafi lè tó gbajúmọ̀ pẹ̀lú ad-da'a wad-dawa lè tó ṣe pé àwọn tí wọ́n bá jọmọ́ á mú apá kan wá wọ́n sọ̀rọ̀ nínú tíra wọ́n ní

gbogbo wa la wà nínú ìlú léyìí tó ṣe pé àtọmọdé wa ní àtàgbà ní àti ọkùnrin ní àtobìnrin ní lọ́mọdé lágbà oníkálùkù là ń ké là ń pariwo ìlú òdá ìlú òdá ìlú òfararọ ráìsì ti wọ́n gàrí ti wọ́n oúnjẹ ti wọ́n epo ti wọ́n ìgbàwo wọ́n jíyàn gbé e, kíní kidnapper ìgbàwo bẹ́ẹ̀ lọ gbogbo wa là àmọ́ ǹjẹ́ ẹnìkọ̀ọ̀kan ní wá tẹ̀ ń ronú ikú kí ló lè máa fa kíní kí ló dé tó ṣe pé ojoojúmọ́ bẹ̀rù worst sí ṣe bá ń kírun ṣe bá ń gbáwẹ̀ ṣe bá ń ṣe gbá ṣe bá ń sàwó ṣe bá ń ṣe kòkò bàbá sásùn bó ló ṣe bá ń ṣẹlẹ̀ tí nǹkan wa nira fún wa wọ́n ní ẹlọ́mọ wípé ẹrú Ọlọ́run Ọba ò

bàláwù kò sọ̀kalẹ̀ ìnira kò ní sọ̀kalẹ̀ léwa lórí tí è bá ń ṣe látara ẹ̀ṣẹ̀ wa wà láàrọ́fà bàláwù illa bi tauba kò dẹ̀ sí nǹkankan tí ma ń gbé bàláwù kò tí è bá ṣe tauba nígbàtí àwọn fún ní tafsir tí wọ́n sàlàyé aya Qur'an tó lọ ní pé zahara al-fasadu fil barri wal bima kasabat aydin nas nínú àwọn tí wọ́n mú wọ́n bẹ̀ o ní pé ìjọ tẹ́ṣẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ láyé Adam tó

omi tá mú sí ò ti débẹ̀ ni èwo ló fẹ́ dùn mọ́ nínú àwọn èso mọ́ ní ìsìn tí ìbá sí kọ́lọ̀ kan ṣàánú yà èwo ló fẹ́ dùn mọ́ ó mọ̀ jẹun nígbà míì oúnjẹ tó dùn ni yóò sì mọ̀ kòrò mọ́ lẹ́nu ẹsẹ̀ ipọ̀ àá ẹwù bí a mọ̀ sẹ́lọ̀ bàbá ohun ọlọ́bà ó sì fi wálẹ̀ a sì tún mọ̀ gbádùn ayé bó ṣe rí láà kò ní rí bẹ̀ tún wá lọ mọ̀ o ìwọ tó mọ́ ń ni ṣẹ̀bẹ́sẹ̀ pọ̀ lú àwọn ìbó náà kí ló tẹ́ fi ń gbádùn kí náà ń pè ń gbádùn gan ó dà ń pa àmọ́ tẹ́ ń pè ń ni bí a máa ń rò bí a káwọn kíyàn ráwọn infrastructures kó fine na ń pè ní gbádùn ní sáà tó wọ́n bẹ̀gẹ̀ sí ni wọ́n dùn ibo ni depression rate ti pọ̀ sí jù láyé tí ìbá sọ́dọ̀ àwọn ìbó ibo ni suicide rate ti pọ̀ jù bí ìbá sọ́dọ̀ wọn ibo ni shooting ẹni kankan lè wọnú mọ́sálásí báyìí kókàn òkú òkú òkú shoot kókàn shoot gbogbo yín dànù mọ́sálásí ibo ló pọ̀ sí jù tí ìbá sọ́dọ̀ àwọn ìbó ṣe gbóná ń gbádùn ní ìgbádùn dà nínú kó lówó kó mọ́ lè jáde gan láti lọ ra nǹkan ìgbádùn dà kí ẹ máa jí kó máa sùn kó máa jí nú ọtí àti inú ẹlẹ́dẹ̀ ìgbádùn dà kó mọ́ jílù zina àti inú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹtí ò dá ibò ní gbádùn wà ń bẹ́ ẹjíká ìtẹ̀tají wọ́n wà káyà kan fún àni Qur'an Ọlọ́run ni wa ma asabakum min musibatin wa ma asabakum min musibatin fabima kasabat aydikum gbogbo musiba gbogbo musiba tó bá ti asaba àgbákò àjálù àdẹ́wò tó bá kẹ̀yìn kò kẹ̀yìn o àyàfi pẹ̀lú nǹkan tẹ́ ti fọwọ́ ara yín ṣe síwájú wọ̀yá fún ankẹtẹ́rẹ̀ ọlọ́ọ̀bá kí o wàláhì ọlọ́ọ̀bá kí ń sàmójúkò ní ẹ̀ṣẹ̀ tẹ́lómi ń dá lójúmọ́ ó tó fi yàjẹ́ gbogbo ọmọ Nàìjíríà nìkan lẹ́ṣẹ̀ tí ó nìkan ṣoṣo tó nìkan ọ̀rá ń dá lójúmọ́ tó fi ń bayé jẹ́ ó tó kọ̀ndẹ́m gbogbo ọmọ Nàìjíríà tẹ́yẹ pé yá ẹ gbogbo sínú nádánù ẹ wá ká ẹ̀ṣẹ̀ individual náà ẹ wá burú tó ń ṣẹlẹ̀ lójúmọ́ ilẹ̀ tó ti mọ́lẹ̀ ní báyìí ẹ wá burú ẹ wá burú oríṣiríṣi ojoojúmọ́ ẹ wá valentine valentine dúró ni àwọn burú ní ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ń parí ojoojúmọ́ láwọn yẹn ya ìyàkúyà sí nẹ́dẹ̀ ń wá gbogbo bẹ́ẹ̀ ṣe ba gbogbo ayé yóò sá bàjẹ́ náà ni bó ṣe wá ń bàjẹ́ ẹ̀yìn sẹ́lọ́ọ̀bá ẹwà mọ́ ráwọn repercussion rẹ̀ bí á níbi ọgọ̀láwò àsáàrẹ̀ níbi káwọn kan kó gbó lórí kó gbó lórí nínú ọjà nǹkan mí tẹ́ntà tí ó ju 6,000 lọ olóògbòdé ọ̀rà kọlé ó ti di 15,000 nǹkan mí tó ṣe kégbà gbogbo ọdún kan sí méjì lẹ́yìn lọ́jú 15 lọ ó ti di 15,000 àwọn wà máa pé owó ìkan ẹ̀yìn ò sí wo ẹ̀sẹ̀ àwọn àwọn àwọn o ọlọ́ tó sọ fún wa ní Qur'an ọlọ́run ni dhalika bi anna Allaha lam yakun mughayyiran ni'matan an'amaha ala qawmin hatta yughayyiru ma bi anfusihim ìdí ni wípé ọlọ́run ọba o kò kí ń yí ìdẹ̀ra àwọn èèyàn padà kèkí opposite àfi táwọn náà bá tó yí tí ń bẹ nínú ẹ̀mí ara wọn padà áyà kẹsẹ́ kí bí ẹnìkan ẹ ìtorí pé wò ṣe owó yẹ dáadáa ní ìtorí pé wò rí ó yẹ kán kó lọ kó láti central bank kán wá kó yẹ lọ sí kíní ẹmọ̀ kán mọ fóníkálùkù nínú shop ẹlòmíì lákàí rẹ kúrú bí sẹmọ́ òbí kan bàjẹ́ òbí àmì kan sí lè dà nìyẹn wallahi bẹ́ẹ̀ kọ́ nìkan sí mẹ́ndà ibi tí wọ́n náà ti mọ̀ ibi kìí ṣe bẹ́ẹ̀ ló sí mẹ́ndà ní wípé ẹjẹ́ káwọ́ bá ṣe ní personal life wa ṣe ń tàn ṣe gẹ̀lá ń jẹ ní ibi tó ti kí pọ́lọ̀ ló ń sànú wa nìyẹn ibi tí wọ́n náà ti mọ̀ fúnra nìyẹn so ọlọ́bàá jẹ́ yíwá òun ò ní change dẹ̀ra àwọn èèyàn padà o àfi tán má tó change tí bẹ̀nú ẹ̀mí ara wọn ẹ̀wù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká fi tuntun àṣẹ example ẹ ká fi sàpèjúwe ṣèbígbà kan wà wípé tó bá ti parí ìwé ìwé mẹ́fà tamagi 6 ó rí sẹ́lẹ̀ kan náà mílù mílù ẹ̀ tó pé ìwé mẹ́wàá kí náà mọ́ ń pè náà mọ́ ń pè bá wọn bí a bí js3 náà parí tó fi ríṣẹ́ ìjọba kí ló délé ní tó ṣe pé ó ní masters ó tún ní junior ó tún ní senior ó tún ní gbogbo ẹ̀ ó tún mọ́ fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ìlú náà ni kí ló ní tó ń wọ́ stìbọ̀ kí ló tó kébó sí wà látòkè yẹn kí ló tàà wá dàjò nílọ kí ni reason ok ṣe ìṣẹ́lọ́ ọba pọ̀ ń gbà ẹ tó tì sí ni a lè rárá ìṣẹ́lọ́ ọba ọ̀pọ̀ tó ń gbà ẹ tó sì bẹ́ẹ̀ṣẹ̀ bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ìnira ó sì máa pọ̀ sí ọlọ́tún sọ ní Qur'an ọlọ́ni inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ló ní yí in táwọn èèyàn kan wà lórí ẹ̀ nínú dẹ́ra tí àfìgbà táwọn náà bá tó yí tí ń bẹ nínú ẹ̀mí ara wọn padà wa idha arada Allahu bi qawmin su'a tọ́lọ̀ ń bá jẹ́ pípítọ̀ bẹ́yìn ṣe wà yóò tọ́ ọlọ́run ti kọ́ fẹ́ yí pé wà ló ṣe yí fala marada lahu kò sí ẹ̀lẹ́ ìrọ́nà lọ wa ma lahum min dunihi min walin kò dẹ̀ sẹ́nì kankan tó lè gbà yín kò níbi ilé ló jẹ́ pé ẹ̀yàn mọ̀yáwa nínú ẹ̀sìn ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kí a ṣe padà sọ́dọ̀ rẹ̀ ká mọ̀ páwọn tó ń ṣẹlẹ̀ yìí látara àwọn ẹ̀ṣẹ̀ tiwa náà ni

in lè yíkún ní orí tẹ bá sì ṣe kèfèrí tẹ́lẹ̀ ní dúpẹ́ fọ́lọ́ọba ọlọ́run ní ìyàmílé o ìyà ọlọ́ọba lé wallahi kò sí nǹkankan tó sì ṣe fi kọdí ọlọ́ọba subhanahu wa ta'ala tí yàmbá ti sọkalẹ̀ afáà ní pé tó bá wà nínú ni'ma far'aha dákùn ó ma ń gbé ìdẹ̀ra kúrò ẹ jẹ́ ká gbọ́yé ìṣẹ́lọ́run ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìtọ́lọ̀ lọ́wọ́ ọ̀fẹ́ ìmọ̀ ṣe máa ń gbé ìdẹ̀ra ọlọ́run kúrò kìí ṣe pé ẹkọ́lọ́mì tí wọ́n ò rí tó kìí ṣe pé wọ́n change kìní kan um, tẹ́ máa ń change òun kọ́ kìí ṣe pé wọ́n dá títì wọnú yàrá rẹ alẹ́ṣẹ̀ ìmọ̀ ṣẹlọ́run ìmọ̀ ṣe zìnà ìmọ̀ mutí náírà bẹ̀ẹ̀tì ní yahoo ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìmọ̀ parọ́ ta ni ò fẹ́ mọ́ fi rọ́ jẹun ta ni ò fẹ́ mọ́ fi rọ́ se business ìmọ̀ yọmọ làkejì jẹ́ ńkọ́ àbòsí ńkọ́ ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ńkọ́ ọ̀tẹ̀ ńkọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ táǹṣẹ̀ lójoojúmọ́ ìmọ̀ ìsàbòsí ara ẹni ní gbogbo ní ojú ọ̀nà everywhere kódà ní family ládùúgbò ní gbogbo bí ta bá wà ṣe àwọn ilé ìtànṣe ṣe kẹ̀kí sẹ́lọ́n ẹ̀ṣẹ́ nínà so bó lásìlọ́ mọ́ ṣẹwọ́ ẹ̀ṣẹ̀ báyìí tàdẹ̀ tí ráwọn àyà àti ní Kùránì ike tó bá ti ṣẹ̀ mọ́ retí kó jẹyà kò sí mọ́ retí kó jẹyà rẹ̀ Ọlọ́hun tó wá ní fi gbogbo ìyàwó jẹ́ wallahi ṣe dáwọn fèsì kínkíní nínú ẹ̀ṣẹ̀ wà lọ́lọ́kẹ̀ kínkíní báyìí Ọlọ́hun wà yá fún an kẹfì kínkíní ni wallahi tọ́lọ̀ bá fẹ́ mọ́ mú gbogbo afẹ́ṣẹ̀ tàǹsẹ̀ ni kò ní sẹ́ẹ̀dì kankan kúwakù lórílẹ̀ àṣẹ ká túnmọ̀ dúpẹ́ ni kódà ibi tó délé ni wallahi ó yẹ ká mọ̀ dúpẹ́ fọ́lọ́ ni síbò là ń rìn là ń lọ là ń bọ̀ yìí àwọn míì wà àwọn òde lọ́wọ́n lè bọ̀ báyìí síbò là ń rá Gaza thousands of children síbò là ń rá ọmọ yìí ọ̀rọ̀ tí wọ́n mọ̀ pé àwọn mọ́pẹ́ dú láyé tiwa ọmọ Nàìjíríà ń dúpẹ́ kí ẹ̀wọ̀ ah, ẹmọ́ complain alhamdulillah ibi tọ́rọ wà lè ní ẹ̀ṣẹ̀ wa náà pọ̀ ju ká mọ́ jẹ́yà ilọ̀ tí fẹ́ ká mọ́ dúpẹ́ ní ibi tàbá ti ń dúpẹ́ yẹn àmọ́ bẹ̀rẹ̀ ọlọ́run àwọn náà pẹ̀lẹ́ṣẹ̀ ni wá àsọpá ìṣẹ̀lẹ́ṣẹ̀ kò sẹ́ni kankan wá tó lè lọ́wọ́ ìṣẹ̀lẹ́ṣẹ̀ àmọ́ Ọlọ́run bá dákun foríjì wá dákun bò complain complain complain ní lójoojúmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn míì náà táwọn náà pẹ̀rẹ̀ àwọn lóní mímọ̀ tán pẹ̀rẹ̀ àwọn ká ṣọ́ra ìtàwọn ọmọ kó sáwọn lórí òun ni ìjọba báyìí ò ṣe gbá kò sáwó olórí kíní kò ṣe gbá kò sáwó àwọn tó wà níwájú rẹ̀ sóun bá wọn sòdodo ọ̀rọ̀ gbogbo wa wàláhì kámútara wa afirka padà sọ́dọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala kò sí shortcut kankan kò sí ọ̀nà àbújá kankan fọ́rọ̀ tó ọlọ́run ni ẹ sá padà sọ́dọ̀ èmi ọlọ́run ẹ máa sábọ̀ wá sọ́dọ̀ mi ẹ máa sábọ̀ wá sọ́dọ̀ èmi ọlọ́run inni lakum minhu nadhirun mubin eh ànábì lé mi o olùkìlọ̀ lásán lè mi èmi kọ́ ní fìyà jẹ yín èmi kọ́ ní sọ̀rọ̀ kankan fún yín èmi kàn ń kìlọ̀ ń tèmi ni ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ padà ìntànàbí náà kẹ́tọ́ fi kúnnù ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ padà àwọn tí wọ́n effort bí àwọn lè achieve ní 100 years ló dẹ̀ achieve láàrin ọdún kékeré síra wọn ní kí wọ́n kàn túrò àwọn àyè tó pọ̀ káàkiri ayé láwọn sàábí annabi ridwanullahi alaihim gẹ́bẹ̀ láwọn tó wá lẹ́yìn wọn years crowd of European countries Islam rule bẹ̀ dáadáa for hundreds of years kí ló ṣẹlẹ̀ nígbà tó dípá àwọn ẹbẹ̀rẹ̀ sí ni mọ́ wọ́n tẹ̀lé àwọn kèfèrí a máa ń lójọ́nà àwọn kèfèrí kámọ̀ wá kèfèrí kámọ̀ sọ̀rọ̀ kèfèrí kámọ̀ ronú ro kèfèrí Islam rani kí kùránì mọ́ àjú kùránì nǹkan kàmọ́ tó sínú sẹ́fù masalasi ní kìí ṣe tamọ́ tẹ̀lé ma kò yẹ kó rí bẹ́ẹ̀ yìí mùsùlùmí wọ́n láì kò yẹ kó rí bẹ́ẹ̀ afkápadà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó ní kálukú lọ wo ara rẹ̀ ní fawafi anfusikum afala bá wúra rẹ̀ oníkálukú náà rí ibi tó náà ti ń contribute sí kó bàjẹ́ kóníkálùkù wa lọ ma tún ara wa sí bẹ́ allahumma izal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da ad-din wansur ibadaka al muslimin allahumma allahumma ansur ikhwanana al muslimin al mustada'afin fi filistin wa fi ghayriha min buldan al muslimin اللهم دمر اليهود والنصارى وأعوانهم وأعوانهم من المشركين اللهم أعز الإسلام والمسلمين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك فسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك